وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوكم ولوباوا أترى لكم كولون واتي نور قبا النبوة محمد صلى الله عليه وسلم أدوكم وراء لأتا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم àtògbẹ́ tí bá ń tẹ̀lé lánàá nẹ́bì tí ó fi dèjọ́ alkiyama olùwàmásá kàwà náà kúnnà wọn amin báàbù láyé bàhù lèláhì bí makánin yóò bàhù fíhì lẹ́gbẹ̀rẹ̀lá ẹ̀rí ibi tí ọ̀rọ̀ dẹ́mbi tíra tí a ń ká yàtọ̀ fọ́lọ́hun bàbá ti wá mọ ilé yíun alfa ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa ti gbogbo àwọn alfa súnnà wọ́n ti wá wò pé àwọn nǹkan mí lè sásábẹ̀ ilé tí èyàn ò ní kàkún ó sì lè jókún fà bínú ọlọ́run bákan náà kọlọ̀nkọ́ mọ́jà rìnà bínú rẹ̀ torí ẹ̀ ni wọ́n fi gbérú ìntafẹ́ kà lónìí ìwá èyàn ọ̀pá nkankan nítorí nkan mí lẹ́yìn ọlọ́run kò ṣẹbọ alhamdulillah a máa ń jẹ́ ó lè mú ẹran tó fẹ́ pa náà kọ́lọ̀ pa lójúbò òsà báàbú la yuzbahu lillahi bí makanin yuzbahu fihi li ghayrillah kíyàn ọ̀rà ẹran léyá nísìn ó sì dàníyàn léyá pòun fẹ́ pa lẹ́lá wọ́n wá níbo wọ́n ti ń pẹran lú yìí wọ́n àwọ́ níbòmí ibì kan náà ni ibi wọ́n ti ń pa ti Ṣàngó ibẹ̀ náà wọ́n ti ń pa ti Ògún wọ́n ó mú tí ẹ náà lọ ibẹ̀ sẹmọ̀páwà lè wò pé ah innamal a'malu binniyat báwọn bá ń pa ti Ṣàngó ẹbí tọ́lọ́run lè mi fẹ́ pa sẹ́rí pé kí ní ilé sápamọ́ tẹ́yìn ò ní mọ̀ kọlọ̀nkọ́ mọ́sá sàn wà fà lẹ́sàn dáadáa oníkáwà farabalẹ̀ ká gbọ́ kí ni dájọ́ rẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ ní àṣà àwọn alfáà wọ́n mẹ́rin wá ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n mẹ́rin wá ní súnà annabuwa muhammad sallallahu لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí olúwadájọ́ ọ̀rọ̀ kan náà Muhammad sallallahu alaihi wasallam la takum fihi abada mọ́débẹ̀ o ọlọ́run sọ fà nẹ́bì bẹ́ látàkùn fi hí àbàdà mọ́débẹ̀ o mọ́jẹ kárí o ń bẹ́ o ìbòlọ́lọ́run ní mọ́rí ànẹ́bì masalasi masalasi kan olúwa sí sọ fà nẹ́bì pé látàkùn fi hí àbàdà wà nẹ́bì má la masjidun ussisa ala taqwa min awwal yawm ahaqqu an taquma fi ori masalasi ta gbọ́dọ̀ ti rí o ta ti fẹ́ rí wa nabi òun ni masalasi tí wọ́n fi pìlẹ̀ rẹ̀ lélẹ̀ ala taqwa lórí bẹ̀rù Ọlọ́run min awwal yawm níjọ́ tí wọ́n ti lé foundation rẹ̀ elakun sa n ìtumọ̀ aya yìí ke jo n ta wí àbí yó padà jọ in ti ń jẹ́ mọ̀ lọ́dọ̀ àwọn àfáà náà nù in tí ìlàkà èèyàn lè mọ́ tètè débẹ̀ àwọn ti wò ó sun wọ́n wà sópọ̀ mọ́ tí wọ́n ń wí náà tó sì rí bẹ́ẹ̀ àmá ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run dájú ọ̀rọ̀ pa masalasi olúwa ní tàbílọ̀ gbọ́dọ̀ débi masalasi ni òní pé mẹ́sálásí ta ti fẹ́ orí ọgbọ̀dọ̀ jẹ́ pé ó sì sàádá àtàkùwà min awwal yawm níjọ́ tí wọ́n fi foundation mẹ́sálásí bẹ́ẹ̀ lélẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ pé bẹ̀rù ọlọ́run ni wọ́n ìfi lélẹ̀ ìtànkan ló ṣẹlẹ̀ tààfi gbàgbọ́ yí ayayi anabuwa muhammadu sallallahu alaihi wasallam anabi mura wọ́n jáde lọ inú jihadu fi sabilillah ojú ogun sójú ọ̀nà tọ́lọ́un wọ́n lọ bì kan ànábì múra tí ó fẹ́ jáde ni wọ́n láwọn kan wá wọ́n fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam láti bo wọ́n ni Madina lónìí ibi tí mọ́sálásí Kùbá Madina lónìí òun ìntàlẹ́pẹ̀ ní junubul madina apá ìsàlẹ̀ madina òun náà sì lọ̀nà tí ara maka ma gbà wọ madina àwọn ènìyàn wá wá láti bẹ̀ wọ́n láwọn fẹ́ rí annabi sallallahu alaihi wasallam annabi gbà wọn láyé kí ló dé wọn a àṣẹ̀ṣẹ̀ parí masalasi kan àwa fẹ́ kó ṣe pé ẹ̀yin kọ̀kọ́ wá kírùn bẹ̀ àṣíyùn ma bá mọ lérí yíhun torí bẹ́lòmínà bá ń sàṣejù kákìlọ̀ fún kọ láìfí bọ́bá ìpele yẹ ọ̀dá níbẹ̀lá nẹ́bí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé olókan kémi ọkọ́ wá kírùn mọ́sálásí ẹmẹ́lọ kí alfa <laughs> ni ìsẹ̀ntà fẹ́ mọ́ sí mọ́sálásí ní kí lọ́lọ́run fẹ́ kí là nẹ́bí fẹ́ a lè invite ẹ̀ pé ẹwà torí bọ́bá ìpele yẹ ọ̀dá ni ìbẹ̀lẹ̀ ànẹ́bí ó ti kọ̀ ànẹ́bí ọkọ̀ kọ́dà ànẹ́bí promise wọn bí ẹwà rí díwá tẹ wá yìí àmúra àrìn àjò àmúra kíni tẹ́rí pé èsì kọ̀dá ká ànẹ́bí fún wọn torí ká máa kẹ́kọ̀ọ́ bí ìgbésí ayé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n bá pè nǹkan ní bídíà kó wo bọ́bá ipé ká pé èyàn pé ẹwà mọ́sálásí wa ẹwà kírùn fún ọ̀dá ànábí oní àá múlẹ̀ tún ti rí yìí àmọ́ kò wí bẹ́ kọ́dà ń jọ náà ànábí ṣe kíní sallallahu alaihi wasallam ó fún wọn ládẹ̀hùn pé a ń múra àrìn àjò àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run tá ànábì wá kò níbi tí ó lọ tí ń bọ̀ in tí ń bọ̀ ọ̀nà bí tó lẹ́mí iná lọ́gbà pé láti pé àdéhùn pé ah, àti ní bá ń bọ̀ ọ̀dọ̀ wọn láàkọ̀ wá nínú tàn ni hátà lam tabqa baynahu madina illa masirata yawmin ó kù ìrìn ọjọ́ kan sẹ́mọ̀ pé ìrìn ọjọ́ là nábì máa rìn sallallahu alaihi wasallam ìrìn ọjọ́ là ìrìn tí wọ́n rìn tí lè oṣù wọ́n tún sùn wọ́n tún jí wọ́n tún gbé ní bá nábi ti lónù sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ní ìrìn eléyìí náà ọwá kújọ́ kan ìrìnjọ́ kan lókù ẹlòmí ọmọ wò pé ìrìnjọ́ kan náà wá kéré ní ó kéré nínú èyí tí wọ́n ti ń rìn bọ̀ ta'ala inú àwọn alfa àtọ́lọ ní wọn ó gbé kalẹ̀ dáadáa ní ta ń pè ní ọ̀lúmú alkùrán àwọn ìmọ̀tọ́lọ ń pa alkùránì alimamu suyuti inú tíra àwọn al'itkon fi ọlúmí alkùrán wọ́n pín alkùránì débi pé annahariyat allailiyat asafariyat al àwọn bá rìsáàjì débi àwọn áyà tó sọ kalẹ̀ lọ́sàn ni riyat alailiyat inú kùránì tí èmì rẹ̀ ń náà ni o táwà ń ké lógere o àwọn ìmámù ti ṣiṣẹ́ débẹ̀ pé àà òru àwọn tó sọ kalẹ̀ lóru o dáàmà òru ni sọ kalẹ̀ àwọn eléyìí ànẹ́bì ń bẹ ń lé inú àwọn àyà tó sọ kalẹ̀ tá ànẹ́bì ò sí ń lé òun lélé ìtàǹtà ó kù díẹ̀ ká ànẹ́bì ó dé kọ padà dé lóríwá wá ń sọ fà ànẹ́bì pé látẹkùn fíhí àbàdà àwá ti mọ́ ó ọlọ́run tí ọmọ tí ọpa máa ti ń tọ́ hàn tí wọ́n wá bá ọ wá kírùn-ún bẹ̀ tó sì fún wọn ládéhun látẹkùn fíhí àbàdà mọ́débẹ̀ o la masjidun ussisa ala taqwa masalasi ta gbọdọ̀ ti rí wà nẹ́bì ni masalasi tí wọ́n fi pìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí kíni lórí ìbẹ̀rù ọlọ́run nínú ma ṣẹ̀ríà kí ló jẹ́ ká nẹ́bì ọmọ pé masalasi yóò sí lórí ìbẹ̀rù ọlọ́run òun ni wọ́n pè ní mafhumu al-mukhalafa bọ́lọ̀ ń bá ní dìde kọ̀sẹ̀sẹ̀ nídìí kọ́ sọ fún ọ pé mẹ́jọ́kòó àfẹni tí làkà rẹ̀ bá ipé wọ́n kàn ní dìde ni wọ́n pé kí mọ́ jókòó sẹ́mọ̀ pé làkà ẹlòmí lè lọlẹ̀ débẹ̀ ìgbà sẹ́mí ní ni wọ́n pé mọ́ jókòó bọ́lọ̀n bá ní kéyàn ọmọ dìde kò ní ìdíkọ́ ẹsẹ̀ sọ fún ọ pé mọ́ kíni àwọn àfáà ló ti wà nù dìde àṣẹ pé mọ́ jókòó ni wọ́n ń pè ní kíni mafhumu al-mukhalafa bọ́lọ̀ bá pọ̀ láṣẹ nkankan ó ní ọmọ se ń tọ́ takò nù wọ́n náà apply ń sọ́pọ̀lọpọ̀ tí ṣe tọ́ ní ọmọ tàn ọgbìn kòkú sẹ́rì lórí eléyìí àkúrí kùránì tó wílé bọ́bá ti ní ọmọ se nkankan gbogbo tí ó takò nkan ni ẹ́ òun náà ti wọ́bẹ̀ bọ́bá ní ó se nkankan ó ti àgbọ̀dọ̀ bọ́nrú àwọn mọ́sálásí wọn o ní ti torí pé mọ́sálásí ta gbọ́dọ̀ tí mọ́ bá wà nẹ́bí ń bẹ̀ ní mọ́sálásí wo ó sì sàálá àtàkọwà mọ́sálásí tó ike foundation rẹ̀ lórí kíni lórí ìbẹ̀rù ọlọ́run kíni tó mọ́ rẹ̀ mọ́sálásí tí wọ́n ní ọwá foundation rẹ̀ mafhumu al-mukhalafa bọ́lọ̀ ti sàlàyé fa nẹ́bí sallallahu alaihi wasallam masalasi tó lọ ó atakuwa sàálá àtàkùwà ọgbọ̀dọ̀ jẹ́ pé láti bẹ̀rẹ̀ ọjọ́ wọn ọ̀fọ̀ tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìtúnmọ̀ rẹ̀ nù pátá nẹ́bì ti gbọ́ báyìí anẹ́bì sọ̀rọ̀sọ́lọ̀m anẹ́bì gbéṣẹ̀ kọjá abẹ́ ọlọ́mbá anẹ́bì ti receive revelation anẹ́bì wí fún gbogbo àwọn sọ̀hábà ibi aláàlọ́ àlọ́mọ́ o àwọn èsì ibi pé èsì tẹ́túnlẹ̀ lọ́mọ́ torí wọ́n gbà pé ẹni ọlọ́run rán sáwọn nù gbogbo wàyí làwọ ní mọ́ lónìí ọmọ kéwò ní sáàfá àpé òsìn àfá àmọ́mọ̀ pé ọmọ ń pọ ọlọ́run jù mí lọ mo fi jó wájú rẹ̀ pé ọkọ mi ń kéwú ya náà mọ́ ká lórí íntánẹ́tì pé wọ́n wí kìíní kan báyìí àìlẹ́kọ̀ọ́ ni níyàn bá ti ẹ̀ béèrè pé kíní o kábọ̀wà àgbà kápán àfáà lé ìbẹnu súnà o ẹni ọba fẹ́ yàsà lọ́tọ̀ ọ̀yàsà rẹ̀ gẹ́dẹ́gbé àmọ́ ẹ̀rí àdánwò ta ti stampu rẹ̀ bígbà tó pé ní main ti a lè súnà ní kíyàn ọ́sàrì lójú tí kò rí o ọ̀láì kò rí bẹ́ẹ̀ àwọn sọ̀hábà muhammad sọ̀rọ̀sọ́lọ̀ wọ́n demonstrate ẹ̀ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà àwọn tábì ìṣe bẹ́ẹ̀ kọ́dá àwọn sọ̀hábà láàrin ara wọn zaid ibn thabitin radiyallahu ta'ala anhu abdullahi ibn abbasin radiyallahu ta'ala anhuma sọ̀hábé ni àwọn méjèèjì kọ́dá sọ̀hábé kan tún ní nǹkan mínú abdullahi ibn abbasi ẹ̀jẹ́ annabi lòun ìyẹn ni pé fámílì annabi lòun sẹ́mọ̀pọ̀ yẹ kóhun tún gapá bẹ́lómi ó ti gapá lónìí pé ilé ìtiwa náà ti ń kéè ibn abbas lọ́wà alákọọ́lẹ̀ gẹ́gẹ́ bí alimam ibn abdulbari ti rìpọ́tù rẹ̀ zaidu bin thabit sẹ́mẹ̀ntín jẹ́ zaidu zaidu la kọ̀wé àgbà annabi sallallahu alaihi wasallam ni respect tó command lọ́dọ̀ àwọn ibn abbas ngbàtàwò jí ìmọ̀ nkankan ìwọ́lò tí ń wọ́là kọ́kọ́ akọ̀wé zaidu bin thabit jà kọ̀wé annabi at the age of 20 ni bóyá 21 àbí 22 ló ti bẹ̀rẹ̀ sí jẹ́ kíni akọ̀wé tàbà pàbẹ̀ àgbàlagbà lòun náà àmójú Ibn Abbas lọ ọmọ ìkẹrẹ láwọn Ibn Abbas radiyallahu wa pé Zaidu wá ń bì kan jọ kan ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n wá ní kí Zaidu wá bá wọn dá sí Zaidu wá sọ tí ó sọ tán fẹ́ máa lọ ràǹkúnmí rẹ̀ tó gùn wá tẹ́mọ̀ké ẹni ọba ma ràǹkúnmí ràǹkúnmí èyàn gbọdọ̀ gún pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe tíyàn ọkàn sáré gbíyàn ọba mọ̀ gún <laughs> yọbàrà rẹ̀ nílẹ̀ o so ńgbà tí zaidu débi tí ó ti gun ràǹkúnmí rẹ̀ fọwọ́jẹ́dà ibn abbas radiyallahu anhuma ta ló bá ń di ràǹkúnmí ọmọ àbúrò bàbá annabi kọ́sìn annabi ọba yẹ́yìn ma kọ́sìn kọ́sìn ibn abbas sallallahu alaihi wasallam radiyallahu anhu ọba bá zaidu ń bẹ zaidu ní ń bá mú ibi tí ó gbé ẹgbẹ́sẹ̀ lé báyìí ah sorry eh, zaidu ní ń bọ̀ ibn abbas ní wá ń bá zaidu pé a ah, ẹgbẹ́sẹ̀ lé báyìí ẹgùn báyìí ọwá dúó bígbà tí ìwọ náà tí àfáàfẹ́ wọ mọ́tò tó ń sílẹ̀kùn fún súnnà ní torí àdánwò ní o torí àwọn kan tí asáǹbẹ lára tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n wá dasọ súnnàbò ọ wá jẹ́ look like pé tí ọ̀pọ̀lọpọ̀ ma ń pa wa ni pé wọ́n ìlójú ti ni wọ́n ẹni bá ya sa fún rẹ̀ ọya àbúrí ààrẹ àmánu súnnàtà ibn abbas ti lọ annabi ní ah, ọ̀há ah, ọ̀gbọ̀dọ̀ ah, rí bẹ́ẹ̀ kó mẹ́ kó mẹ́ ibn abáṣe kó mẹ́ o ni títí tí zaidu fi gùn ràǹkúnmí ibn abáṣe ibn abáṣe ẹnìkan àwọn kan tí wọ́n ń yanu ibi sàábílẹ̀ méjì tó ráwọ̀ mọ̀ wípé ní ẹbẹ́ iná ibá àfálẹ̀ iná ẹbó ẹbá àfálẹ̀ yuf'alu bil ulama wal kubara minna bá ti ṣe pẹ̀lú àwọn àgbàlagbà wa àtàwọn àfáwà nù Abdullahi ibn Abbasin radiyallahu anhu torí náà ẹ dákun ọ̀rọ̀ kan yà lọ bẹ̀ ní ẹ sọ súnnà ló tí ọ dáa bẹ́yàn bá ládánwà gidi kọmọ́dà sọ súnnà bùú bíyàn bá lá àdánwò asa kọmọ̀dásọ kíní súnnàbò kọ́dà bíyàn bá ládánwò ahun kọmọ̀dásọ kíní mọ́dásọ jáwọn èèyàn ó rí pé àdámà ti ẹnu àmọ́ bó ti dì lónìí yìí àfi ká máa sọ lẹ́ẹ̀kọ̀ kan báyìí ó ti dàbí pé bíyàn bá ṣe súnnà tí ọ máa sọ̀rọ̀ súnnà àfikọ́ yasa wà láì kò sì rí bẹ́ẹ̀ àwọn ta bá súnnà lọ́wọ́ wọn ni ọlọ́nkọ́ mọ́sá àsàlékùn kẹrẹ fún wọn torí náà ń bí a ti yà lọ bẹ̀yẹn ni pé ànábì wí fún wọn pé àlọ́mọ́ níbi ta ní àlọ́ ni àlọ́mọ́ ànábì náà wá sẹ̀wádìí ànábì padà wọ́n wá sọ fún ni wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n bẹ́yàn bá ẹn tó bá dé Madina anytime ọlọ́run ó ṣe rọrùn fún kálukú kódà ilẹ̀ béèrè kò jìnà sí mọ́sálásí Kùbá mọ́sálásí ò sí ń bẹ̀ máa ànábì náà ló wó wọ́n máa wó mọ́sálásí ọ̀tẹ̀ o gbà wà wó ilé ọlọ́run kéyùn ilé ọ̀tẹ̀ ni ànábì wó níjọ́ náà dò ní ìjọba òsì lè fẹ́ nìkan ní pàmìtì kọ́kọ́ mọ́sálásí síbẹ̀ ìlàyọ́ milkiyama ma ń wá identify rẹ̀ pé àyè ibi tí wọ́n kọ́ masjidu ad-dirar ọkọ̀ tí wọ́n pè nù masjidu ad-dirar masalasi ọ̀tẹ̀ ibi tí wọ́n kọ́ síta nẹ́bi ní ẹ̀dà ma ẹ̀dà kìíní bò ẹwó àyè rẹ̀ ní ẹ̀mbẹ̀ Mẹ́dínà dòní kò jìnà púpọ̀ sí masalasi Kùbá náà ni wọ́n fẹ́ fi sọ̀tẹ̀ ogbore ìran ìran ńgbà àwọn òjìyàn yìí ní ìmámù ẹ̀fí masalasi wọ́n lẹ̀ àánà ọkọ̀ masalasi fún yín bọba kọrù ẹ̀ oòrùjọ lọ́dọ̀ ọlọ́run o bọba kọrù masalasi ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ntọba kan lọ́bẹ̀ tó fi wáró ọsọ lọ́dọ̀ ọlọ́run senu wọ́n wá fẹ́ lò gbájú ẹ̀ wọ́n sáré lọ bá nẹ́bí sọ àṣọ́lá ń pé níkà nẹ́bí gẹni kọ́ wá sí fún wa ẹni tí ó bá sọ pé mọ́sílásí wọ́ dá ẹ̀kọ́ sí ń bẹ̀m̀bẹ̀ yẹn anẹ́bí ọmọmọ kọ̀kọ̀ sọ́lọ̀lọ́ tọba ìpé ànábì mọ́mọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ní nígbà wọn tí èyí tọ́lọ̀ ń bá tó wífà nẹ́bì nìkan lọ́mọ́ sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé ara ń jẹ́yàn fi lè rí bínú ọlọ́run ní kọ́ máa bá ọlọ́run ju ìmá kọ̀kọ̀ ọlọ́run lóhun lòun ní o ọ̀gá wa sínú annabuwa Muhammad sallallahu alaihi wasallam torí àti gbogbo masalasi tí wọ́n bá fi gíní ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ó nìkan ni wà náàbí lè kírun bẹ̀ o a gbọ́dọ̀ rí ọmọ sálásí ọ̀tẹ̀ o gbogbo tọ́lọ̀ bá wá pà náàbí láṣẹ sọ́yọ ìmílẹ̀ sọ́yọ wọ́lẹ̀ ọ̀yọ wálẹ̀ o identify pé mọ́sálásí ọ̀tẹ̀ ni àwa náà ń ké fún ọ pé látàkún ẹmọ̀ pé bọ́lọ̀ bá fi àbàdá sí àpẹ bọ́yá yọ padà olúwa ní àbàdá ní àgbọ̀dọ̀ rí ọmọ upon this fa amara nabiyu sallallahu alaihi wasallam bi hadimi annabi ni wọ́n wo wọ́n wo masalasi náà ni masalasi tí wọ́n ti kọ́tán gbogbo obi tí masalasi ọ̀tẹ̀ bá kú nílùú mùsùlùmí ẹ̀lọ́rọ̀ onú sí ọ̀rọ̀ ara yẹn o mọ́sálásí ọ̀gbọ̀rọ̀ jẹ́bi táti máa gbómi ọ̀tẹ̀ omi mànáfì kíkaná ilẹ̀ ọlọ́run ó sì sàálá àtàkùwà orínà àṣẹ ní o lọ́dọ̀ ọlọ́run ta lọ pa láṣẹ ọpa nẹ́bì láṣẹ gbogbo mọ́sálásí tí mùsùlùmí tó bá sì ti mọ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ látàkún fi hí àbàdà mẹ́lọ kírun masalasi ta fi foundation rẹ̀ tó pé ìbẹ̀rù ọlọ́run la ilé foundation rẹ̀ olúwa lóhun lagbọ́dọ̀ ríwà nẹ́bí bẹ̀ lọ́yẹ kọ́ wà èsè rú tí wọn nù súnà nẹ́bí ní pé ànẹ́bí gan wá pàṣẹ pé wọ́n lọ wo irú masalasi bẹ́ẹ̀ wọ́n sì wo masalasi ó sì wú ń bẹ̀ máa ní kọ́dàtà bá wo demography madina nísìn ibi tí madina fẹ̀dẹ̀ táwọn èèyàn pọ̀ tó ibru bẹ́ ti ní ìdí masalasi àmọ́ta ní ọkọ̀ masalasi bí tàbí ti wo tí wọ́n lè kọ́rú ẹ̀ òsítàn plani tí ó fún yà lápúrúfà masalasi láyé masjidu dìrọ wọ́n fi hàn yà dé pé ayé masalasi dìrọ rù tọ́lọ̀ sọ́nù kùránì ní ò tó ní ẹnìkan ọkọ̀ masalasi síbẹ̀ فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين Olúwa ní mọ́sálásí ta wípé wọ́n fi pìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí bẹ̀rù Ọlọ́run yìí. Kọ́dà àwọn kan bẹ́m̀bẹ́, àwọn èèyàn kan bẹ́m̀bẹ́, rìjálù yàn yóò mẹ́ni ọkùnrin o, ìtumẹ̀ ní kíní, àwọn èèyàn. Àwọn èèyàn kan bẹ́m̀bẹ́, yuhibbuna an yatataharu wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa ṣe mọ́tótó wallahu yuhibbul mutahhirin olúwa náà sì fẹ́ràn àwọn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe mọ́tótó níbi yìí riwaya kan lọ́dọ̀ alimamu ahmad bin hanbal fi musnadihi rahimahullah alimamu kéwúdé bí áyà yìí aya fihi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin fanada ahla quba anabi bá ní wọ́n lọ bá ń pè àwọn ará quba wá kan gida bá ní ahla quba yẹn ni pé gba àwọn kese ni tin benu mọ́sálásí nìkan gbogbo àwọn tin gbé agbègbè bẹ̀ lafi ni rijalun yan yin ó tún mọ́ ọkùnrin nìkan gbogbo èyàn tin bẹ nbe ni pé ẹ lọ pè wọ́n wá ngba àwọn anabi ni afnallahu alayhi afnàlọ́hù aleikum ọlọ́run ròyìn inú kùránì jílẹ̀ ń ṣe <laughs> títí yí fi yàtọ̀ ìnẹgbà nẹ́bí interpreti rẹ̀ pé ẹ̀yin lọ́lọ́run bá wí pé yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhiri ọlọ́run láwọn kan bẹ̀m̀bẹ̀ ní kùbá wọ́n fẹ́ràn mọ́tótó olúwa náà sì ma sọ ní ìrùkùn kí lè máa ṣe torí ọlọ́run òròyìn àwọn ẹ̀mí ìbó ti ròyìn ẹ̀yìn yìí ẹgbẹ́ kí làwọn ará kò bá fi dáhùn jọ náà náà ń ta kàn rí ni pé kana àwá rí pé kánú yaksiluna adbarahum faghasalna adbarana a rí pé bí wọ́n bá lọ tọ́ilẹ̀tì tí wọ́n lọ ṣe bẹ̀rẹ̀ wọ́n ma bomi lọ́wọ́ tí wọ́n ìtaba à níjọ́ òunlàwà náà ti mú lásà pé ọ̀rọ̀ à ń fòkúta nùdí nìkankọ́ ọ̀rọ̀ à ń fi bàmù tó àwọn ará kùbá ní ìtawà mọ̀ta àmọ́ se ni pé dé tààfi special tọ́ra àmọ́dú gbogbo àwọn ará Madina yòókù tí máa se bí wọ́n bá rí òkúta wọn ó lò bí wọ́n bá rí pépà wọn lò wọn ò sì ní wá omimá mélòó tí ń bẹ understand the circumstances tá a fi èsì pé wọ́n rómi wọ́n á pé pépà lámọ́ lò mélòó gbogbo omi tí wọ́n mú fún o tó rántí páwọn ó fi kàn tábà alhamdulillah rabbil alamin àwọn tó jí àìsìlámù táwà gbádùn rẹ̀ lónìí àwọn ará kù bá ni ànábì ní húwà dák tọ́lọ̀un rí tó fi ròyìn náà <laughs> yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin ibi ìlànà alfa àti mú mas'ala fikiru pé mo ti wí kò burú kéyàn ó fòkúta tàbà kò fi ṣe mara kò burú kò mú pépà ẹnu tó burú ànábì ti wí fún wa má lo kíni má lo egun yíò burú má sì lo nkankan tó kọ ọlọ́run bẹ́m̀bẹ́ gbò yíò burú púpọ̀ àmọ́ tíṣù pépà toilet roll òkúta nǹkan kò ṣe kí ní òbúrú àmọ́ kọ̀dá tó kọ̀dá tó ayà ìjòyè wà bẹ́ẹ̀ torí gbogbo àwọn yòókù ni wọ́n máa ṣe bẹ́ ẹnu páwọn ará kù bá fomi kún ti wọn ó já mọ̀ pé ní àṣépìlẹ̀ ní kíyàn òfomi tábà bọ̀ bá rómi ni ó tó wá ló ń tọ́kàn àmọ́ bí yàn bá rí omi ìpìlẹ̀ òun ní kíni òun lómi àkọ́kọ́ mọ́sálà fíkúrùn masala ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà mú ni pé ẹmùkú islamu bainal ifrati wa tafriq islamu ọ̀fáṣe ìpẹ́gini ọ̀fáṣe àrínú àwọn madáhìbù kan kọ́dà ní fíkíù náà táwọn ma kàn mẹ́lẹ̀ pé yujma'u bainal hajari wal ma yujma'u Hmm, ẹlòmínà ń se Nigeria iná àṣejù ní lédè kan kí ni mo pé àṣejù ní ọba ti wà ń pòsíṣàn tó bá rómi that's the best omi ni ó lò ọba wà ń bí tó ti rí omi tó rí ohun tó ti sáti ṣe kó clinic bó ṣe tọ́ílẹ̀tì tíṣù pépà náà ló lò gbọ́n tó bá lò kìí ṣe dandan kí bọ́ bá wá dé mọ́sálásí tó kírun tó nídìí ìtọ̀ tó nídìí nǹkan rárá ní àmọ́fẹ́ ah, tún mara ṣe ni àà ah, se jù lélẹ́yìn ọ̀nà wọn mú bí eléyìn náà ní ti torí ipá nẹ́bí ọ̀wà kọ́yìn kọ̀kọ́jú sí gbogbo àwọn tí wọ́n ṣe bí àwọn ará kù bá pé ẹ nírun gbogbo ìtẹ́ ń se láti jọ yìí ó sì yé wa nísìnpá ara kù bá nìkan ní ń se dandan ni bẹ́yàn bá lo òkúta tán àbólóǹkà míì tàbá tún árómi ikọ̀ wá tún ṣe ìwọ ni ọsá ti make sure pé ọmọ ló fi jẹ́ pé bíyàn bá lo mẹ́ta tí ọba tó lo márùn-ún bí ọba tó lo méje sáàmà ẹjẹ́ ó jẹ́ kí ni wítírù wọ́n bá ti mọ́ kìí ṣe dandan ni pé ńgbà mú bá wá rómi kí n tuntun ṣe ayà yìí náà tọ́ka bẹ́ àwọn alfáà mú mọ́ sí àlà méjèèjì ń jẹ́ masá ìlú fìkìyà nínú ìtumọ̀ ayà yìí wallahu yuhibbul olúwa nífẹ̀ẹ́ àwọn tí ń ṣe ìmára masala àkọ̀díyà ń bí ìsìbátù sífàtí mahabbati lillah inú ta múnú ayà yìí ni pé gbogbo ẹni tí ó ròyìn ọlọ́run bọ́lọ́run ti ròyìn ẹ̀ tọ́jú tọ́ bá wí lọ́dọ̀ ọlọ́run o olúwa léhun máa nífẹ́ nǹkan kí lọ́kan máa nábi adámọ̀kọ́ wá gbé ọlọ́run ó sì máa nífẹ́ nǹkan àwọn èrò orí kan nú bí àwọn àṣáyọ́rọ̀ àwọn tazila ọlọ́nkọ́ yàwáyà ń bí àṣejù àṣejù ọmọ ànẹ́bì àdámọ̀ tó ráṣejù ni àníyàn wọn dá àníyàn wọn ni pé tí a ń fi ròyìn èyàn a sì tún máa fi ròyìn ọlọ́run èmi náà sọ kí mo fẹ́ràn yàn nítorí a máa sọ pé ọlọ́run náà fẹ́ràn ni ò ní jẹ́ kí ẹni tó bá ti gbámú ọwá ronú padà báhùn pé á kí wàhálà tẹ̀mí ọlọ́run fún rẹ̀ ní wallahu yuhibbul mutahhiri wọn ní gbogbo ẹ̀yin tẹ́ ń ké bàlágà ọgbẹ̀ná bá kọ́ bàlágà tí wọ́n sọ fún ọ pé yádù lọ ìfọwọ́kọ́ àìdíhìn kí ni tó ma yádù ọwọ́ kò sí tó mà mí gbogbo lárúbáwá ayé àti lárúbáwá àbúyọ oòrùn yádù ọwọ́ Olúwa ní yàdù lọ́ì gínú tó máa yíò ọwọ́ Ọlọ́run àwọn àṣejù wọ́n wà àwúzùbìlà ah, ọwọ́ bó <laughs> ọwọ́ wa àti jẹ́ ọwọ́ Ọlọ́run bó òkè oh, inú ma bàlágà ìtọ́lọ́run fẹ́ wí ń bẹ̀ agbára rẹ̀ a torí náà mẹ́yàn bá ti ké bà lágá rẹ̀ débẹ̀ wọn mọ́jẹ wọn ọwọ́ ọlọ́bí tí ó kọ jìyàwó òdodo ni o and common sense ó sọ fún yẹn pé n tọ́lọ̀ ń fi ròyìn rẹ̀ ìwọ́kó fi ròyìn ẹ̀ èwo làbọ̀rọ̀ máa lọ pé tí bọ́lọ̀n bá fẹ́ sọ pé kúwà ọmọ kúwà wí torí wọ́n sákò ń bí nkankan wọ́n wá bọ́ sí bí èyí tó burú jù yín lọ bígbà tá ń sọ fọ́lọ̀n pé ọmọ tó ẹkọ wíyàn wàlẹ̀ yáàdùbìlá ó sì ẹbí kú wà lọ fẹ́ wí jábọ̀ wí implication tí wọ́n wínú wọn kàn mọ̀ ní àmọ́ mo ṣe sọ fún yín àníyàn ọ̀dá nípìlẹ̀ àmọ́ bẹ̀yàn ọba ti dó lórí manhajú tọ́lọ́run àti tànẹ́bí sallallahu alaihi wasallam àníyàn nìkan ò tó ó padà wà derailed èrò mí ó padà gbáyún kó yọ máa fọ́ ọlọ ṣètọ́ nínú àbí kí ló burú bí kéyàn ó pé àfẹ́ ah, fi ìgbé àwọn náà ti bẹ̀rẹ̀ nù a sì wá pé èyàn lọ́wọ́ àtún a kékùrà ní àtún a ní ọlọ́run ní ẹjá wà bá ti yí o ewó ló ń yí sí ẹ̀rílẹ̀ tí mo wí fún yíò àkídà alùsúnnà nù àwọn tí ń se súnnà tàbí báwọn ti túnú àwáká wí sọ́lọ̀ ti wí bẹ́ẹ̀ ẹnu táwọ̀ ọkà wí ni pé wà lé ìsà ti lọ́wọ́ kìí sí bí ọwọ́ tí wà yí àwọ̀ mọ́ bọ́wọ́ tọ́lọ́ ti torí pé ibi tí àwọn àfáà súnnà tọ́lọ̀ ti sàánú àwọn nù alìmáàmù máàlìkù náà àwọn tọ́kọ́ lè príncipù yẹnu alìmáàmù máàlìkù bin anas ẹnìkan wá bá máàlìkì ní masalasi annabi sallallahu alaihi wasallam kéwú ó ní ar-rahmanu ala al-arshi istawa ìmáàmù kéwú dé kéwú a lónìí ẹ lọ́lọ́run ní òun wà lórí alẹ́ ara sí ìhun tó ń ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ tún máa ṣe pẹ̀tẹ́ ibéyàn náà máa ṣe bẹ́ẹ̀ kílèsì ti Málìkì ní èsì inú ẹ̀yìn ọ̀farabalẹ̀ gbọ́ ni alùsúnnà láàrin àṣejù àti kíní àtàṣe ètò Málìkù ni alistiwa'u ma'lum lárúbáwá ni ọ lárúbáwá lè mìíràn in ti ń jẹ́ istiwa'u ọmọ èmìnà ṣe kíní èmìnà mọ̀ mo ti bí ẹ̀yìn náà pé yádù kíní tó ma yádù ọlọ́run sì ti ròyìn ara ẹ̀ pé alàlà arúṣí istawa ẹnu tó kù wáwà ní pé wàlkéífú majhul wàlkéífú bó ní tọ́lọ́n ti wá rí bó ló se se ìstìwáhù tí ẹ̀ bó ló se se pẹ̀tẹ́pẹ̀rẹ̀ tí ẹ̀ bó ní ọwọ́ tí ẹ ti rí kọ̀kan ọlọ́run ní bí wá wọ̀sù áàlù ánihú ká ma wá wádìí ẹ̀ pé bó lọ́wọ́ ọlọ́run ti rí bídà àdádá lẹ́ẹ̀sìn nù kọ́dà nù ríwáyà kan wọ́n ni mọ́ mọ́lìkì ní wà mọ́ àráka ilẹ̀ mọ̀tàdíà bí i sí tí ń wọ́ yóò ń bí díà ní ọ́ wà á mọ́ra bí ìkìrájì wọ́n fi ojú ọ̀nà mọ́sálásí hàn ọ jáde àmọ́wọ́ mọ́ mọ́lì àwọn èèyàn jáde bẹ́ o ó ní tí mọ́lìkì rí torí àwọn gbogbo nǹkan ló nídìí hikima ma wà pé maliki lẹ́nìkan jáde mọ́sálásí circumstances yàtọ̀ maliki bá mọ̀ pé ẹni tí ó lọ tí ò ní wá mọ́ tí ó sì ń wá dí nǹkan kẹjọ́ lọ sí tó tó burú jù sísàndẹ̀ wá mọ́sálásí ọmọ fi tí kọ́ ọ̀kọ̀ọ̀kan dáwí wàláì kò nílé wàláì kò alimam ibn abi zaid al-Qayrawani ní ajá tí ń fi ń sọ eh, oko àbílé rẹ̀ nínú àwọn tí ṣẹ̀rí àgbà láyé àmọ́ rí ajá káwà sọ́dọ̀ máa máa fọwọ́ ra ẹ̀kìníkan eh, king ẹ̀kìníkan eh, àṣà o gbogbo ọmọ mùsùlùmí tí bá ń dẹ̀yìn o kọ́pàá ti o àwọn kan tí kéwú wọn ò tí ìdébì kan tí wọ́n sì rò pá ti ké gbogbo kéwú ààrùn kí ni ajá ń ṣe lọ́dọ̀ àfá ẹwà kí ló dé <laughs> ẹ̀kádìsì wọ́n ní àwọn gbogbo tán mọ́lìkí tẹ́lẹ̀ ń tẹ̀lé mọ́lìkí ọ̀lájá kílẹ̀ yí ń fajá sí mọ̀ fẹ́ rí lé jẹ̀mọ́ tí mo wí ni pé bí mọ́lìkí kí ni mọ́ ibn <laughs> wallahi law asha malikum fi hadha zaman latakhadha asada ọkọjá kalibu latakhadha asada alimami ibn abu zaid en tó ṣe risala risala tan kauna ne ibn abu zaid ni tí maliki bá ń gbé ayé ní ayé de mi gbé lọ ni wallahi kini oni ó fi sọ kò ní jẹ́ kò ní jaja nìkan kin wa la Olúwa gbà wá láyé ká faja ṣe rú nǹkan báyìí wọ́n ẹsẹ̀ wà kọ wọn kéwú àmọ́ wọ́n rò pá wọn ti mọ ogbó kéwú tẹ́lẹ̀ ní ní gànràngànrà báhùn fi máa wáyé irú àwọn àbọ̀sẹ́kù àwọn tí ọba bá nẹ́bì sọ̀sọ́lọ̀ kí yóò dún wájú ànẹ́bì kọ mọ́ pé hádì kìsímá má orí dùbí àwàjì Allah wà nẹ́bì bó ti pín yẹ ọ̀gbèrò tọ́lọ́mbin tó pín yóò ẹni tí ń ké rọ́dọ̀ ànẹ́bì náà nù bá ànẹ́bì sì wíńdọ̀ pé wọn ò ní tán o torí ó márù fẹ́ sọ ilé ọkùnrin òun kalẹ̀ jọun pé ẹ̀dán lé anábì yọ̀nda fún mi yẹjú eléyìí a anábì ní mápa kọ́dà kò ní ma lórí tí ẹ̀ àwọn kan náà padà dé tí wọ́n jọ gbogbo ẹn tó já jù àwọn tó jọnu kò sáse jù nínú islamu bí ò ti sáse ètò kò sì sásá nínú súnà anábà muhammad sallallahu alaihi wasallam torí náà in tí mo fi wí pé máìlì kí bọ́ mọ̀ ni kò ní lè alìmọ́mí bá àbúrẹ́sẹ̀ èdè ní malik bá ń bẹ láyé nísìn látàrádá àsàdà ẹ̀sì rí pé kèsí pé wọ́n takò kankan náà òfin ọlọ́ ayé ń bẹ irú ìdí ibn àbízẹ́dì se yìí ayé rẹ̀ ń bẹ nù hadithi torí náà um, wallahu yuhibbul mutahhirin bayaka dombi na insha Allah ta'ala hada wallahu وعلى آله وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم رقب عشاني أشنانا جزاكم الله خير جزاء سو أبلا بيرني أوي أما غبي عشما سوداكم mọ́sílásí si sì ìgbẹ̀yàn ẹ̀dàkùn ìmúga wá tí a wà níta ta bá wọlé insha Allah àáríyàn àwọn ayé níbi àwọn ayé ń bẹ̀rẹ̀ ara dákùn so kọ́nà kò ṣe àmànáwà so wọ́n bára bóòrì ní àwọn ayé so wọ́n bá tí ọlọ́mà kádàrà bákanáà wó bẹ̀rẹ̀ bá ní okay ẹni ìjìnrí okay ẹ̀ráwọ̀ ìyá fàfà mẹ́ta ìyá mú mẹ́ta ẹ̀nà inshallah so tó bá dán mẹ́ta yẹn pẹ̀lú ìyọ̀ndẹ̀ ẹmọ́ wọ́rí tó bá dán mẹ́ta ẹ̀tọ́ inshallah tó ibá tún wà um, ìbéèrè mi ni pé ẹni tí ó ń kọ ìwé western education kan àbí project kan ó wá rí pé ibi tó nǹkan kan yìí òun lè àyà kan wà bí hadith kan wà tó sọ ti nínú tó ń kọlé lórí tí ó dẹ̀ ń ṣe ọ̀rọ̀ ìsìn ní nǹkan tó ń kọ̀ bọ̀ tó káwọn òpin kàwá ìṣó lè lo àyà bí hadith kan nínú ọ̀rọ̀ kan tó kàn nǹkan tó jọ ka ayé lásán bóyá project àwọn ẹni. alhamdulillah wa ala nabiyyina muhammadin wa ala alihi wa ajma'in. àfáà ní gbẹ̀yìn bá ń kọ̀wé tí ẹ ṣe pé ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà wá wo pé kí n fi islamu hàn pé musulmi ni mí ọwá rí àyà kan tí ọjọ́ mọ́ ìrùn tó ń kọ báyá sáyẹ́nsì ní ń kọ àbọ́rá dìífì kan ìjọ lè lò ó náà ó lè lò ó àmọ́ kọ sọ́ra lílò kò sí èméjì ń bẹ̀ kìí sí wọ̀ ní kẹ́yàn kọ àyà kùránì síbi tí ń kọ ìwé kọ́lá kìí sí wọ̀ kíyàn ọkọ̀ ayà kùránì kí ọgbẹ̀ fẹ́ni tí è ṣe mùsùlùmí pé kàá torí ẹ̀là nẹ́bùwa Muhammad sallam sí máa kọ lẹ́tà sáwọn kíni annabi kọ lẹ́tà sí kísọ́rá ọkọ̀ lẹ́tà sí dání ìfẹ́rákílù gbogbo ẹ̀kọ́ sí ìta annabi ọkọ̀ ayà kùránì sí mẹ́ tí ń fi ń ṣe wá sí fún wọn torí náà kẹ̀ ṣe wọ̀ àmọ́ kíyàn sọ́ra torí experience ti fi hàn wá pé ẹlòmíì in tọ́lọ̀wọ̀n òwí ní ọmọ ló wí in fún ilá pẹ̀júwé o ẹnìkan òun náà fẹ́ ṣe pé mùsùlùmí mùsùlùmí ni mí náà ni àníyàn dáadáa ni ọwá ní kóhun náà fi kùrá ní gbé sáyẹ́nsì lẹ́gbẹ̀ẹ́ ìzázólzì láti l'arúdú zelzalaha wà ákàrájá tẹ̀lẹ̀ àrùdú àkọọ́lá mineral resources lọ́lọ́run wímẹ̀ pé ákàrájá tẹ̀lẹ̀ àrùdú àkọọ́lá ilẹ̀ ọmọ wá gbé àwọn nǹkan tó tóbi inú rẹ̀ járí pé yes <laughs> kùránì gan sọ̀rọ̀ mineral resources níbo ló jí sọ tí ìtọ́lọ́run wí ń bí ìzázú línú ni pé èyí òun olóhun fẹ́ gbaládá ni ẹ̀sẹ̀ ní ọ̀padà gbà torí kí lọ jọra olúwa ń sọ̀rọ̀ alkiyama ìdá zulzilatil ardu zilzalaha wọ́n ní ọ̀rọ̀ petro ní sọ tó èyí hun ni èyí tí ọba ti dáyàn lójú mọ́ulẹ̀ tún kó bá rẹ̀ ọ̀nà àbáyọ sí ní lọ rí ẹni tí ọ mọ̀ pé ẹlákùn kí n tó gbé kíní ìdọ́dọ̀ supervisor mi mo ti kọ òun ni kọ́ ẹ̀ndọ́sì ẹ̀ pé a èyàn máa lò báyìí náà torí ẹ̀rí pé ẹni yìí kèése pó sí kòránì kọ́ àbóòsí ìzázúlì kọ́ ní kò sí kọ́ àmúlò sí bí tí ìzázúlì òwí lòun wọ́ lọ torí náà èyí òun láákan kìlọ̀ pé ọ́dá gbogbo èyàn bá wà kó gbé ìsìláàmù lárugẹ àmọ́ kéyàn tó ṣe yíò mọ̀ pé ìwé ṣe onímọ̀ lọ́nà bí wà wẹ́ni tí ọmọ pé in tí mo fẹ́ ṣe ní ayà tí mo fẹ́ lónìí àdísì ànẹ́bì tí mo fẹ́ lónìí bọ́bá lọ bá mú bẹ́ẹ̀ alhamdulillah ìyẹn lè lò náà wallahu alam kó tó kan bèèrè ẹlẹ́ẹ̀kejì mọ́lá rọ̀ṣídì bèèrè bèèrè kan nígbàta parí dárùsùn jẹjọ ọlọ́run ọ̀sán ọlẹ́sàn dáadáa mo ti wá ní wọ́n rán mi létí lónìí pé kí n dá gbogbo jàmá náà lóhun torí ó ní ṣe pẹ̀lú kankan ta ké ní jẹjọ tó dárú júlẹ̀ sí ọkàn tàfà mo sì ti dá wọn lóhun ọmọ a ní pọ́yẹ́lòmí ah, náà ń bẹ tí yóò rí bẹ́ lójú rẹ̀ ọbẹ̀ tàkà sọ hadithu dákàlà rọ́jùlù ní nára fi fi dhubab pé ẹnìkan wọná látàrí ẹ̀sìnsìn ẹbí jẹjọ náà lákẹ́ ẹnìkan sì wà àlìjánà látàrí ẹ̀sìnsìn àfẹ́ rìpítì ẹ̀mọ́gbẹ̀ ti mọ̀un in tí alfa bèèrè ni pé sádìsì yóò fẹ́ tako ayàta ti mọ̀ wípé ìlàmàn okriha wà kọlùbúhú mọ́tọ̀mà inú bíl ìmá olúwa ní ẹni tí wọ́n bá jẹ ń pá pé wọ́n jẹ ń pá ni lọ́kàn rẹ̀ ìmá ní kò shake kọlùbúhú mọ́túnmà inún bil iman bí a bá jẹ ń pákó wà kèfèrí kan olúwa láàánibù àní ṣegíní àní mú torí yíò àwákanú àdífì yí pé wọ́n jẹ ọkùnrin yí ń pa ni pé àfikọ́ wá nkankan kọ́dàbó jẹ́ ẹ̀sìnsìn síbẹ̀ náà dákàlá àná ó sì tún wọná bil iman sẹ́rí pé ìbéèrè tó ṣe pàtàkì ni mo ṣe ní káàfọ́ wa ránmilé láàránmilé tí nìsìn ọlọ́run sàlékún àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àti súnnà tàbí fún gbogbo wa àkọ́kọ́ ni pé alkùránì ò ní máa sọ nkankan kádìtì ànẹ́bì ọmọ wími àwa ni kákan mọ ẹ́fọ́tì tàbà make láti lè jẹ́ pé agbágbọ́yé especially sunna níbàmú pẹ̀lú tí alkùránì ń wí ẹ̀kọ́ nìyẹn ta kọ́ lọ́dọ̀ àwọn alfa kọ́dọ̀ àwọn tí ó pẹ́ púpọ̀ èmi ọba sheik mohamed alamin ṣe ń pè tí láyé rahimahul mo bá wọn láìbọ̀ tí ń madina bàbá oní àdúwà olbayan inú àwọn tọ́lọ̀ fi sàánú àlúmà yìí rahimahullahu ta'ala 1973 ni wọ́n kú àwẹ̀ èdè saudi ngbà but àwọn alfa wa wọ́n máa sọ̀rọ̀ wọn fún wa púpọ̀ ṣẹ́kùnà ṣẹ́kà mẹ́nàlọ́ ibrahim rahimahullah àwọn bàbá wa bàbá madina ní àwọn tọ́kọ wọn kéwù ní bàbá ṣe ń pèjì bóyá lẹ́nu wọn àbí lẹ́nu ọ̀kan náà àwọn ọmọ kéwù wọn ni mo ti gbọ́ ilé pé ní 1969 year of apollo tí wọ́n láwọn kan lọ nú inú òṣùpá wọ́n ní tí gbogbo àwọn alfa ń wí ń gbà wọn kó tó di pé wọ́n lọ ní pé ìran wọn ń pa pé kò ṣeéṣe àwọn orí inú kòrá ní pé yẹn lè lọ inú òṣùpá àbí inú gangan tó wọ́n sì ń kí àyà fáwọn ìjọ tí wọ́n yí 1969 náà ni àbí ok ìjọ tí ṣẹlẹ̀ yíwá ṣẹlẹ̀ wọ́n broadcast ẹ̀ live bí tv ti mọ kékeré láyé òun náà <laughs> ẹnu díẹ̀ tó wà láyé òun náà wọ́n jẹ́ ogbè èèyàn máa wò pé à yẹ ṣe kí <laughs> ní mọ́ ṣe rọ́ wọ́n mọ̀ láwọn wọ́n lọ́fà ìntàfẹ́ lónù wọ́n ni tí sheik mohamed alamin ṣe nkí tí wí jáde ń jọ wọn lam nafham kalama rabbina lam nafham kalama rabbina àátúnlọ̀ tó kéwúké ajẹ́pà àti ìgbọ́ntọ́lọ̀ wíyénu ọlọ́run ò ní sọ tí ò ní ṣẹlẹ̀ kọ́ wá pé kò ní ṣẹlẹ̀ and along the line lóòtọ́ research padà fi hàn pé kọ́dà sheikul islam ibn taymiyyah rahimahullah láti kọrùnù ibn taymiyyah àti kú láti 728 ba'd al-hijra ibn taymiyyah àwọn àkọ́kọ́ àfá àtọ́kọ́ ní sharia náà rí bẹ́ẹ̀ pé ilẹ̀ ò tẹ́ pé kọ̀rọ̀wíyàtul ard tí ń fi ń hàn pẹ̀rún tí wọ́n láwọn lọ ohun ọ̀pọ̀síbò àṣẹ́bìnú tí mi àti wí tẹ́lẹ̀ but ẹwẹ̀ ẹ̀kọ́ tí a kọ́m̀bẹ̀hùn a lamnafham kalama rabbina a a jẹ́ pé àwálà àti ìgbọ́ ìtọ́lọ́hun wí a jẹ́ pé ta ń wí fún yín tẹ́lẹ̀ kọ́lọ́hun wí sì tíjú rẹ̀ <laughs> gbogbo ẹn tí ń pẹ̀rẹ̀ ló ń súnnà lónìí tí ó wí kan táwọn yóò rí pé kọ̀dá tọ́ ka gidi borí tọ́ bá gbogbo òlú jẹ́ ọ̀yẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run ọba ìpínú àwọn àfáà yìí lọ gbà pa àfáà sálàfù tọ́ lọ́n tẹ̀lé tọ́rá dánwò àdánwò ní ó lè jádánwò fún wọ èyí wọ̀n wá pé kọ lẹ àdánwò mọ́ gbogbo ayé torí náà àkọ́kọ́ mọ̀rànú pé gbogbo ń ta bá tọ́ bá ti rí báyìí ẹja máa béèrè bá fàyí ti béèrè torí pàlùkùránì ò ní máa wí nǹkankan kíkí ní ìsúnnà máa wí ní ọ̀pọ̀síbù bìkan náà ni méjèèjì ti ń jáde àwọn alfáà náà ti rí bẹ́ni ti rí lóòtọ́ pé ṣé kí ní yóò ní fẹ́ jọ wọ́n sì ti gbìyànjú wọ́n ti mọ́tọ́ inú àwọn alfáà tó yẹnjú rẹ̀ ni bàbá tí mọ́ dákọ̀ yìí náà sheik muhammad al-amin ash-shinqiti rahimahullah ará afirka ń bí náà bàbá o inú àwọn tọ́lọ̀ ń fi sáánà lóhun yìí rahimahullahu ta'ala pẹ̀lú ma pẹ̀lú bẹ̀rù ọlọ́run tíra àwọn àwàtàbájọ́ tó ẹkẹ́yàn òun ní ma kà دفع إيهام الاضطراب عن آي الكتاب دفع إيهام الاضطراب عن آي الكتاب kò sí tí bàbá se nù tí ó rà ìjú pé gbogbo orú àwọn tí ó mọ̀ dàbí ìgbà tí ó takora wọn àwọn apó gbogbo ẹ̀pọ̀ wọn wá sàlàyé rẹ̀ دفع إيهام الاضطراب عن آي الكتاب nínú tíra yìí bàbá ní hadithu azubab tẹbáwò bí sheik mohamed abdulhabi náà ti wípé an ahmad pé alimamu ahmadu ni ọgbà wa alimamu ahmadu ti àlàyé tí bàbá òsè fún wa nù tíra yìí òun ni pé rọwáhù mọ̀kúfán au marfuwa ǹjẹ́ sánàdù yí dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam àbódúó lórí kíni lórí sọ̀hábé èyí tí ó padà rinlẹ̀ nínú ìwádìí ìjìnlẹ̀ ni pé lam yasih marfu'a walakinahu sahha mawqufan ala salman al-farisi radiyallahu anhu salman al-farisi ni ó wí kò sì pa annabi wí sallallahu alaihi implication pé salman al-farisi wá wí ni pé sẹ́mù kí salman al-farisi ẹmà kan salman al-farisi salman al-farisi ń bẹ̀rún àwọn sọ̀hábà tí wọ́n ti wà ń bì kan tí wọ́n ti wà nínú ẹ̀sìn kan kọ́dọ̀ ojú ẹ̀sìn kan lọ salman al-farisi wá láti ọ̀nà ilẹ̀ pasha ọ̀nà ránù lónìí níbi tí wọ́n ti máa bọ̀ náà àwọn màjúsí ó gbúrò pà nẹ́bí ọ jáde ní jẹ̀zíra ló fi wá àmọ́ngbà tí ó tún kó sọ́wọ́ ẹnìkan kó tó dọ́dọ̀ nẹ́bí ọwọ́ ta ló kó sí ọwọ́ yàwúdí ọdún ló gbà kan lọ́dọ̀ ti ẹ̀ náà láwọn àfáàfi ní ọpọ́síbò kó ipé ara tí salmanu ti gbọ́ nínú tá ń pè ní al-isra'iliya torí in ti ń bẹnu rẹ̀ ní pé náà àwọn èèyàn tó ti lọ èé inú àlúmà nábi o ní àtẹni tí ó fún wọn ní ìsinsin àtẹni tí ò se kíni nínú àwọn kíni nínú àwọn èèyàn tó ti lọ ó ṣeéṣe kó ṣe pé ńgbà àti orí ní ṣe pé lam yarfa'hu salman ila an-nabi sallallahu alaihi wasallam àwọn yíò la ń pè ní al-isra'iliyat àwọn sọ̀hábé ma gbọ́ nígboro madina àwọn yahudi ma wí fún wọn pé ọlọ́run sọ nù tíra wa báyìí ọlọ́run sọ nù tíra wa báyìí gbogbo ni òun ya ma pè ní kí ni al kí là nẹ́bi ní a ṣe pẹ̀lú isra'iliyat nẹ́bi <laughs> ẹmọ́ pẹ̀rọ wọn ń pa ẹ̀sìmọ́ pòdòdó ni wọ́n ń sọ àmẹ́yẹ máa sọ pé a máa ń tó bè láàáhí pàrúsù ẹ̀mí gbọ́lọ́un gbọ́ mo sì gbòjíṣẹ́ rẹ̀ túnmẹ́ ní pé ẹfin tí wọ́n bá wí wọn ìtẹ́ an salman wa mawqufun alayhi ó sì ṣeéṣe kó ipé nínú tí salmanu ti gbọ́ kọbla islami